الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوكفو الله سبحانه وتعالى أترى عليكم كاتيك فنوى النبوة محمد صلى الله عليه وآله وسلم súrọ̀ tí a ń ṣàlàyé lọ náà ni Suratul Bayyina Suratul Bayyina so bí tàbí ṣàlàyé lọ náà ni wípé wa ma tafarraqa alladhina utul kitaba illa min ba'di ma ja'atuhumul bayyina fi ọlọ́ bá ń sọ Al-Qur'an wípé àwọn ta fún ní tíra àwọn Uh, alìbájìlá tó tí nǹkan clear sí wọn àì tí ìmọ́síkíní uh, tó déwà bá wọn irú ẹ̀nà lọ́rọ̀ tọ́lọ̀ bá sọ́nà Suratu Shura wíkí wa ma tafarraqu illa min ba'di ma ja'ahumul ilmu baghyan tí kì bá kí ń ṣe lẹ́yìn ìgbà tí ìmá díwá bá wọn báàgì yà lẹ́yìn ọ̀hún látara pé wọ́n ní báàgì yóò wọ́n kọjá àlàsíra wọn wọ́n ní ìkórira fún ara wọn a dẹ̀ fi yẹlẹ̀ fún ara wa wípé ká sọ́ra ká bẹ̀rù Ọlọ́run ta'ala a ká dẹ̀ ma bá ṣe máa ṣe pàápàá jùlọ ìmọ̀ yí wọn ní kó ma fi ṣe mọ́tọ́mọ́tọ́ kó ma fi ṣe gbẹ́rẹ́gá wọn dẹ̀ ní kó ma fi tẹ àwọn èèyàn mọ́lẹ̀ al-ilmu khashiya al-ilmu khashiya ìmọ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀bá ni ìmọ̀ tẹ́yà ń kọ́ tí ò bá ti ṣàǹfàní ìbẹ̀rù ọlọ́ọ̀bá fún idha ma lam yufidika al-ilmu khayran fa khayrun minhu an law qad jahilta tí ìmọ̀ tó ní tí ò bá ṣàǹfàní oríire fún ọ ṣe kò wá ṣàǹfàní kò wá bẹ́tà bá ọkọ̀ fẹ̀kan wà ní aláìmaka tọ́yé ètò ọ̀pọ̀ ọlọ́wà ni wa ma umiru illa liya'budu allaha mukhlisina lahu ad-dina ويقيم الصلاة ويؤتي الزكاة وذلك دين القيمة So Imam Sa'di rahimahullahu ta'ala wọ́n ní ìtumọ̀ wípé wọ́n ní fama umiru fi sa'ir shara'i illa an ya'budu Allah ìtumọ̀ ní kí gbogbo àwọn ṣàrá'íà gbogbo àwọn tó jáwọn ṣàríà tàti wá before àṣàríà tó lè islamiyya bóyá wọ́n tàjá wọn kọ́wọ́mù Nuh ni kọ́wọ́mù Ibrahim kọ́wọ́mù Isa eh, Musa alaihissalam àti bẹ́ẹ̀ lọ gbogbo wọn kọ́wọ́ iṣẹ́ táwọn òjíṣẹ́ yẹn wá ń jẹ́ náà ni wípé kama jọ́sìn fún Ọlọ́hun Ọba ọlọ́wọ̀ bá subhanahu wa ta'ala so hunafa'a ay mu'ridina ma'ilina an sa'iri al-adyan al-mukhalifa li din at-tawhid hunafa ailani tí ó gúnrí kó tí ó dẹ̀ sí rí kó níbi ìmọ̀ jọ́sìn fún nǹkan mí tí wọ́n bá ń sin dẹ́yìn Allah irú ayà iná ni ọ̀rọ̀ ọlọ́ọ̀bá tọ́lọ̀n sọ ní Qur'an ìpín wa laqad ba'athna fi kulli ummatin rasula ani ibudullaha wajtanibu at-taghut ọlọ́run ní gbogbo umma láti rán òjíṣẹ́ sí iṣẹ́ tẹ́dẹ̀ ń jẹ fún wọn ni wípé ẹ mọ́ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ẹ̀dẹ̀ jìnà sí gbogbo nǹkan tó bá ń jọ́sìn fún dẹ́yìn ọlọ́run nínú rẹ̀ náà ni shar'a lakum min an akimu din wala tatafarraqu fihi akimu din ẹgbẹ́ ẹ̀sìn dúó ọlọ́run ní gbogbo àwọn ànábì ọlọ́run tàtíná síwájú ànábì Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ tí gbogbo wá jẹ́ náà ni ẹ̀sìn ọlọ́run ọba ẹgbẹ́ dúó wala tatafarraqu so ìgbé ẹ̀sìn ọlọ́run ọba dó la yakunu illa bitawhid ẹ̀sìn ọlọ́run ọba yọ́kọ́ ó jòkó lórí tawhid lórí ìsìn ọlọ́run ọba so Imam Shinkiti wọ́n sọ bí wọ́n ní iqamatu dini wa adamu tafriqati fihi káwà gbé ẹ̀sì bó ká mọ́ pìnyẹlẹ̀ ilẹ̀ bí ẹ̀sìn yẹ huwa aynu ibadatillah mukhlisina lahu din wọ́n gangan ní pàápàá ìsẹ́ lọ́wọ́ba lẹ́ni se ń ṣe àfọ̀mọ́ ẹ̀sìn fọ́lọ́wọ́ba tó dẹ̀ ní ikhlas fọ́lọ́wọ́ba so túnbẹ̀ ní pé tọba rí bí gbé ẹ̀sìn yẹn dúó à ní pín bẹ́ tí gbogbo wa bá jọ jòkó lórí súnnà lẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam à ní pín I imagine ìṣùsẹ̀ láàrin ìlú àti ẹnìkan níbi ọ̀rọ̀ ẹ̀sìn ó ní halal èmi ní haram abú ní haram èmi ní halal ó ní súnnà èmi bídá abú bídá èmi súnnà àwọn sẹ́rí ìkíní yẹn padà lọ sọ́dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam sáàmà nípìn yà tó ibá yà rí Ọlọ́run sọ ní Qur'an ipé fàlà wà rabbik Ọlọ́run búra pẹ̀lú orúkọ ara rẹ̀ pẹ̀lú rububiyya rẹ̀ la yu'minun ìwọ̀n àti ní ìmánì tó pé o hatta yuhakkimuka fima shajara bainahum títí tí ó fi jẹ́ gbogbo tó bá ti ẹ̀ láàrin wọn ẹja kílà nẹ́bí wí sallallahu alaihi wasallam wala yajidu fi anfusihim haraja mimma qadayt wa yusallimu taslima tán nàbí bá ti wá sọ̀rọ̀ àti rọ́rọ̀ nẹ́bí o oníkálùkù sì jùpadù sẹ́lẹ̀ wọn ni Imam Shafi'i mọ́ sọ pé idha sahha al-hadithu fa huwa madhhabi tàbí

àdísù wo lọ tó ń wá káàkiri fàbí ayi hadithin ọdẹ̀ kò mọ̀ pé hadithin bẹ̀yẹ kùránì náà ń sọ fàbí ayi hadithin ba'dahu yu'minun mílùmílù àwọn àyẹnu kùránì tọ́lọ̀ ti lo hadith tọ́lọ̀ fi rìfà sí kùránì nínú fàbí ayi ọlọ́lọ́gẹ́sọ anẹ́bí ẹgbọ́dọ̀ ya fọ́tò kìníkà kìníkà ó ní ẹya fọ́tò ẹya ẹ̀fikọ́lé anẹ́bí ló ń ṣe mi ogun olánẹ́bí ò ṣe ìrọ́nì al-Isra wal-Mi'raj kò gbá ìrọ́nì kí náà gbìyànjú tọ́lọ̀ sọ́nà Kùránì ṣe ẹti rí jù báyìí àbí bóòun la ṣe fẹ́ ìmí náà yóò ló ń tẹ́lé Kùránì kò tẹ́lé Kùránì ọdẹ̀ kan sọ́njò ní o ní o ń sọ fún bàbá o lọ sílé bàbá olóòkà ìwá ń ṣe wá sí mẹ́ bàbá yẹn kó góòdù sọ́wọ́ kó gbẹ̀ sọ́wọ́ o ní lóòótọ́ làdísì ń bẹ kọkùnrin mọ́ lògóòdì àdísì <laughs> like ẹwọ ẹwọ ọ̀rọ̀ like alhadith sahih wal Qur'an asah because àwọn ògbà manzila súnnà àwọn ògbà súnnà wọlé wà súnnàtú tufassiru al-Qur'an wa hiya dalailu al-Qur'an súnnà ni yóò máa ṣe kíni yóò máa ṣe tafsiru mubhamu Qur'an súnlọ ma ṣe tafsiru mubham ẹ́ súnlọ ma ṣe takidu mutlak súnlọ ma ṣe kíni yóò tún ma ṣe takhsisu umum tí mẹ́rin Qur'an example àkọ́kọ́ nǹkan tó bá jẹ́ mubham súnlọ ṣe tafsiru rẹ̀ Ọlọ́run sọ ní Qur'an wa aqimu salah wa atu zakah mubham ni bó láṣe ọlọ́ni akírun àti gbọ́ kí ni súnnà ṣe báhùn o wà fà sọ́lá yóò wà fà sára ìrun yẹn òun lẹ́fà mọ̀ pé o sọ́lá tọ́lọ́n sọ ní Kùrán yẹn akọ̀kọ́ pé Allahu Akbar kọ́dẹ̀ kọwàdẹ́kọ́ ní al fi manzilatin wahidatin fil sórí Qur'an àti hadith ipò ipò kan báyìí ni wọ́n wà níbi pé afẹ́fì nǹkan ṣe rí ọlọ́wà ní ẹyọ zaka ọlọ́ni ẹyọ zaka ẹ́ súnà ní wàásà láì fi ń pé à tí owó yí bá ti wọye báyìí ni o tẹbá ti ní ni o tẹbá ti ní ràkúnmí ogójì ń tùlàbú àbí jáza àbí bẹ̀bẹ̀ lọ

sẹ́gbẹ̀ níbi èjì kan bí àrí àbí bí ìgbọ́n mílẹ̀ ti gé àbí ọmọ níka lẹ́gẹ́ àbí bí àárín bí lẹ́gẹ́ ìbọ́lágé mẹ́ ibi sáàìdù yìí ọrùn ọwọ́ báyìí ni wọ́n gé ti báyà bí ẹgbẹ̀ lórí kí ní báyìí ẹ ti fi àdá sẹ́tì rẹ̀ yìí láyé rẹ̀ kò tún jà lè mọ́ kí wá sọ nìkan o gbogbo àwọn tí wọ́n olè bá ń bẹ lẹ́mí wọn tán wá lálìjẹ̀nú kan gẹ́gẹ́ àwọn ajáde ìjọ́ lálìjẹ̀nú ò sàlù ẹ̀nkọ́lìjẹ̀nú náà bẹ̀rù kan jẹ́ àkọ́rí ọwọ́ ló fòdà ní pàà tẹ́jẹ̀ fún pé yé kí ló ṣẹlẹ̀ ó jalè ni wọ́n gé lọ́wọ́ à tó bá fẹ́ plant ló jalè lọ́la all think twice nke a ah, má jẹ jalè gé lọ́mọ sí bí i sópé wọn kì ní gé lọ́wọ́ bí èyàn ẹni yóò kọ́ wò kí à ìwà lose kìíní súnnà ló jámọ̀ kébí láti gé ní tó súnnà mọ́ sàlàyé Qur'an súnnà àti Qur'an jọ lọ ni ati'u Allaha wa ati'u Rasul àwọn ní àdísúwó ṣe ìbáyà so so hunafa ay lẹ́ni tí ó dúró dédé lórí ẹ̀sìn ọlọ́wọ̀ báyẹ wa yuqimus salah ẹwọ́ta tún sọ náà wa yuqimu as-salah kátùwà ma kírun wa yu'tu zaka kama yọ zaka wa dhalika dinul qayyimah eléyìí sì ní ẹ̀sì tí ó dúó tó dú dédé mọ́n sáàdì rahimahullah wani wa dhalika ay at-tawhid wal ikhlas fi din kádẹ̀wà sí sí ẹ̀ níbi ìjọsìn fún ọlọ́run èyí kí ń sin lọ́wọ́ bá lẹ́gbẹ́ kan kan tún mọ́ gbé fẹ́lò ní ọ sin lọ́wọ́ bá nìkan lóò nìkan ṣoṣo ní láì ní gbé ìjọsìn ẹ̀fẹ́lò ní wọ́n ni eléwà ni ad-dinul qayyim ay ad-dinul mustaqim ay ad al-mustaqim al-musil ila jannatin na'im ìyẹn gangan ni ẹ̀sìn tó dúró déédéé tó lọ tààràtà ojú ọ̀nà tó lọ lè tó ṣe kébi tó lọ já sí ń kọwọ́ inú alìjẹ́nà ọlọ́wọ́ bá ní wà mẹ́sí wáhù fàtúrùkùn mùsílàtùn ilá jahim in tó bá ti yàtọ̀ sí ojú ọ̀nà tàà sọ yóò ojú ọ̀nà tí ma ń gbẹ̀yẹ̀ wọnú na jahim ni nínú ni jahannam náà pọ́ìntì kan wọ́n bí hmm. Allahu akbar Allahu akbar imam Muhammad bin Muhammad al-Amin al-Shankiti rahimahullah nínú Adwa'ul Bayan bàtà wọn ń ṣàlàyé wa dhalika dinul qayyima wọ́n ni ay al-millatul qayyima qayyimatun fi dhatiha wa qayyimatun ala ghayriha ẹ̀sìn tó dúró dédé fúnra rẹ̀ ni ó dúró dédé lórí àwọn ẹ̀mí wa muhayminatun alayhi ó ń sì ní olùṣọ́ gbogbo àwọn ẹ̀mí tí ó òun lá ẹ́ gbogbo tẹ bá ti gbé ẹmọ̀ gbé wá síbi ẹ̀sì islam tó bá ti tako islam ẹ̀sọ́nù tó bá yà rí wọ́n ní tẹ̀mbéhùn ẹja lótò wọ́n ní inna fi hadi al-aya in bẹ nínú aya ta kàtàyì raddan sariha ìṣe min tashkikin ìṣẹ́rọ́dù fáwọn ẹnìkan tí wọ́n ń pèpè pẹ̀lú àìmọ̀kan lọ sí ìpèpè kan tó ṣe pé ìpèpè wọ́n bọ́pò ní tashkik ìṣẹ́ àwọn èèyàn ní ròyí ròyí bí ẹ̀sìn wọn jẹ́ káwọn yẹn máa doubt sẹ́sì ìṣòdòdó sí ní báyìí haythu lam taslam min labsin àwọn ìpèpè tí ó làkó níbi ìdànkan gúbà àwọn èèyàn lójú wa hiya da'watu wahdatil adyan òun náà ni ìpèpè wahdatul adyan gbogbo ẹ̀sìn ìkankan náà ni unification of religion ẹ̀kí ni ìkanu wọ́n sọ olórin lòun òun mọ́ kọrí ẹbọ́n tí ẹ̀ ó wá ń bá fà kan náà kọ́ṣà àfún bídí àkanú bá súrí kan ní bá náà kọ́ṣà ó fẹ́ kọ́ àfáyẹ ń takò ó lẹ́rẹ́ kọ̀ <laughs> ó ti pín sí méjì ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní kíni ìjọsìn ó ní gbogbo ẹ̀sìn nǹkan nǹkan náà ni ìjọsìn ló ń yàtọ̀ ẹwọ usul so ẹni tó bá ń lọ sọ́ọ̀sì báyìí ìjọsìn kan ló lọ ń ṣe ń bẹ orí báyìí àbí ìjọsìn ni ẹni tí bá lọ síbi Ṣàngó ìjọsìn ló ń ṣe ìjọsìn yẹn yàtọ̀ ní ibì kan náà ni gbogbo wájọ ń lọ ẹ́ tàbí <laughs> mo ń bọ̀ wá sí mọ́sálásí ní last week mo ń bọ̀ àwọn sóhè ní mọ́sàn kánjú wọ́n wá pé sọ́lá àwọn Christian tó máa ń kéhùn àwọn christian tànákù jù wọ́n ti pòjù àwọn tó pàrọ bá jésù pẹ́rẹ̀rẹ̀ wọnúkúwàdà ọ̀rọ̀ wọnúkúwàdà ló ń sọ ìwà lágbèrè ìwọ ní panṣágà ìjọba ọ̀rún kù dẹ́dẹ̀ kìníkà kìníkà bí i sí ń bọ̀ bó ṣe rí mi báyìí bó sì bẹ̀ẹ́nú ẹ̀ṣẹ̀ ṣe kọ́ lọ́wọ́ owó àà ó sọ nígbàtọ̀ rí mi ó sàkóṣúṣú wà ẹ̀sìn kọ́ lọ́lọ́wọ́ wò àjú aṣíkí gbogbo ìtò sí látàrọ yìí ọ ń wéṣì táìmù rẹ nù tó bá ok ẹ̀sìn wọn ni wọ́n ń bẹ̀yìn pé tó hmm, lè gba Jésù Kristi ní Olúwa àti olùgbàlà ẹbọ́lọ́lọ́ ọ̀run àpáàdì ọ̀dá tí wà rẹ̀ bá dáa tí wà gba Jésù Kristi ní olúwàtí olùgbàláńkọ́ sí ẹ̀sìn náà rí so àwọn dùwátù wáhídátìl àdìyàn nínú wọn òun ni mùnáfí ẹ̀kílẹ́gbẹ̀ ibnu salulu jẹlẹ́dẹ̀ <laughs> ibnu salulu jẹ gíní o jẹlẹ́dẹ̀ nínú àtán pípẹ̀ lọ síbi wáhídátìl àdìyàn ẹ̀rọ tó dùn mọ́ bá kíníkà níjò ní bóyá rọ́ kèfèrí lẹ́bí ẹtí fìmọ̀ olóòsà ẹlẹ́bọ̀ lẹ́bí ẹtí fìmọ̀ tí ní ṣe bá correct ó lè mọ́ correct ọmọ ń pa ẹmọ ń parọ́ ẹlú ní ó kàn gbá sí kàjáde sórí social media ní tí kìí confirm ẹgbẹ́ ìjá àkún fásí kún bìnábáyé ni fàtàbáyé àná so mọ́ kàn sọ́mì bá gbẹmọ́ so wahdatul adiyan wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ tó ń pèpè lọ sí bíbẹ̀ pé ẹja tó bá ti wọ́n tẹ́rìkan pé ẹja fi ẹlẹ́sìnmẹ̀sí ilẹ̀ yóò rọ́ àlè ìfẹ́lẹ́sìnmẹ̀sí ilẹ̀ ẹlẹ́yàmẹ̀yà òun láàfi ilẹ̀ tribalism ọ̀rẹ́sìn òun ò sí filẹ̀ no matter your religion no matter no tó bá ti sọ no matter your tó bá ti dé bí ẹ̀sìn kọ́kọ́ dúó nítorẹ́sìn tèmi ó sọ ní gbogbo bí ti máa wà ẹ̀yìn ẹlùmí tó wá fẹ́ analyze tó ń da Nigeria yóò what is spoiling this Nigeria is religion ẹ̀sì tí ó jẹ́ ẹ̀jẹ́ ìgbóyí náà ṣe báyìí àbí so al-muhim o ni wípé um, ah, ṣekùwá tẹ̀síwájú wani wa mahallu labsi fiha anna hadha al-qawla minhu حق ومنه باطل سيبايا واني أما الحق فهو وحدة الأصول كما قال تعالى وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين ونفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وأما الباطل فهو الإبهام بأن هذا ينجب على الفروع مع الجزم عند الجميع بأن فروع كل دين قد لا تتبق كلها مع فروع الدين الآخر àwọn tó bá ń sọ ibi tó máa ń fi lúùpù sí wọn sí ni wípé ẹ́ sí gbà wà nẹ́bí ọlọ́run sí bẹ́ẹ̀sì kaná mú wá ẹ̀kọ́ àdàmà sọ bí àbí ànẹ́bí mú sí ẹ̀sì kaná ló mú wá pẹ̀lú ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ní bí ìsúlù ni kìí sí bí àwọn ṣàrọ́yà ní ìpìlẹ̀ ní gbogbo ọkọ̀ wà kíná pè ṣíra àtàn wà minhaja gbogbo la fún ní ṣíra àti minhaj wọ́n la fún ní àwọn òfin ṣe báyìí àbí so usulu ni and then gbàtánàgbà Muhammad sallallahu alaihi wasallam ti wá dé gbogbo anybody wọ́n gbọ́dọ̀ bọ́ sábẹ́ annabi sallallahu alaihi wasallam hatta annabi sallallahu alaihi wasallam kódà tí Musa bá wà láyé kò ní ṣe kí ni kò ní ní option àti kó tẹ́ kí ni ko ni ni option adugbo ti ki ni ko tele mi àníbà Muhammad sallallahu alihi wa alihi wasallam na'am lẹ́yìn báyé ọlọ́wà sọ nǹkan ránì pé innal ladhina kafaru min ahlil kitab wal ina fi nari jahannam khalidina fiha ulaika hum sharrul bariyah naam ọlọ́sọ̀ ní Kùránì bí pé innal ladhina kafaru min ahlil kitab dájúdájú àwọn tó sì pé wọ́n ṣe kèfèrí wọ́n ṣe àìgbàgbọ́ nínú àwọn tàà fún ní tíra qala Sa'di rahimahullah wọ́n ni wal mushrikin àtàwọn ẹlẹ́bọ fi nari jahannam wọ́n wà washtadda alayhim iqabuha a ìyà ọlọ́wọ̀ bọ́ọ̀rọ̀ kíríká wọn ìyà ọlọ́wọ̀ bọ́ọ̀rọ̀ kíríká wọn wọ́n dẹ̀ tún yóò wà so mas'ala tani láti wọ́n bí ní pé Ọlọ́run ní innal ladhina kafaru min ahlil kitab min nínú nahwu wọ́n ma ń lò fún eh wọ́n dẹ̀ ma ń lò كنبي التبعيد إن الذين كفروا من قول جننوا eh àbíkọ́ jẹ́ min ayé alladhina kafaru àwọn náà ni ẹlẹ́ẹ̀kejì ni ọlọ́run sọ mi bí kí nìdí nítorí dàlálà gbogbo àwọn dàlálà tó wà nínú Kùránì àti súnnà wípé ẹni tó bá ti lékú lórí kẹtọ́ yàtọ̀ sí ìsìlámù kọ́ fi nari jahannam khalidina fiha wọ́n wà nínú jahannam tí wọ́n dẹ̀ ṣe gbére nínú ẹni so um khalidina fiha ay la yufattaru anhum al'adhab wa hum fiha mublisun ọlọ́run ni wọn ò ní fún wọn nísinmi bí ayé wọn ò ní fún wọn nísinmi wọ́n mọ̀ pé ya malik iliyakde anna rabbuk ìwọ Malik kọlọ̀bá liyaqdi alayna rabbuk kọlọ̀bá ríṣẹ́ gini kó ti ẹ̀ kó pàwárí ṣe bá yà bí so wọ́n mọ̀ sọ bí ikhsa'u fiha ẹ̀sù fún bẹ́ ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ìyẹn nínú na jahannam àwọn yóò mọ̀ tọrọ wípé kọlọ̀bá fún àwọn ní ọjọ́ díẹ̀ káwọn fi padà wá sáyé ṣe bá yà bí hatta idha ja'a ahadahumul maut fayaqul rabbi láàlè àmàlù sọ́ríà fíìmà tarot so títí tí ó fi padà kú wípé ìmí ikú wádé wádé ọlọ́wádámi padà wádámi padà kí wá sí kí ni ní ìsìn adé time enough time wà bẹ́ẹ̀nà rí ọkọ́ wọn là ń mílò kìtà mẹ́rọ lẹ́yìn ẹni yóò wá ní pé kan phone time so pé tí ò jí o sí náà láyé ní pé o busy ẹlùmí owó lọ́wọ́ tí máa padà lówó asìlọ́un ẹjá kọ́ mékì wó náà ẹlòmí ń wá ipò ẹlòmí ń wá iyì ẹlòmí ń wá kìníkà orísìírísìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sáyè jọ́sìn tó bá kúlé ní ọmọ tọrọ pé Rabbi irji'un kí wọ́n ṣe pé ilé tí mo kọ́kù Ọlọ́run sáré dá mi padà kí sáré lọ parí rẹ̀ ilé tọ̀sí fẹ́ kọ́lẹ̀ ní òjòsìn náà láyé náà kẹsí kí mọ́tò kan wà mo fi ẹ̀dá mọ́tò pé Ọlọ́run sáré fún mi ìṣẹ́jú kan kí sáré lọ dá pé kí n gẹ́ẹ̀tì mọ́tò yẹn but Rabbi irji'un la'alli a'malu salihan iṣẹ́ olóore tán pè ọ sí láyé nìsí tó fúrí àti iṣẹ́ tó síhùn olóò àmọ́ tọrọ ní ìsìn báyìí ẹ́ kalla innama hiya kalimatun huwa qailuha ọ̀rọ̀ ẹyọ kan tí ó wí náà nìyẹ yóò kàn rí barzakh ti wà ní darul amal wal akhiratu darul jaza ayé tẹ́ ń wò yí o darul amal ibi tí yẹ ti máa ń ṣe iṣẹ́ ni wal akhiratu ṣẹwárí akhirọ̀ tẹ́ ń wò yamal kiyamal inú janna ni àbínú náà ni o dáru aljaza ibẹ̀lẹ̀ ti máa ń ṣe kí ni o ibẹ̀lẹ̀ ti máa ń rí àwọn ẹ̀san tafadhal so ló jẹ́ kí gbogbo time ta bá ní a ta bá ní wallahi ìkátẹ̀ tí bá ṣe kí ni ká ma mú lò gbogbo nǹkan ta bá lè fi palẹ́sẹ̀ kalẹ̀ di yamal kiyama gẹ́gẹ́ bó sì wà nínú ọ̀rọ̀ ibn mas'udin radiyallahu anhu tí wọ́n sọ pé kò sẹ́nìkan tí ó kú tí ò ní ṣe kí ni tí ò ní kábàmà ẹni tó bá jẹ́ mùmínì tó ṣe tó yẹ kó wá ṣe láyé yóò kábàmà ẹni tí ò bá ṣe tó yẹ kó ṣe ó ní ó ṣe kí ni ó ní ò kábàmà àbámọ̀ oní mọ̀mí ni ó mọ̀ ká àbámọ̀ yẹn ni wípé áá tí n bá sì mọ̀ní kése kí ni kí n ṣe jù báyìí lọ ẹ̀ tó bá jẹ́ kéfèrí ni àbámọ̀ tó mọ̀ ká wọ́n ni pé tí bá mọ̀ ní kí n ṣe lọ́wọ́ bá ọlọ́sọ̀ مع الرسول سبيلا يا ويلتى لم اتخذ فلانا خليلا فقد اضلني عن الذكر

bí àwọn buddhist bí àwọn àwọn tó ṣe sikhism zoroastrianism bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ majus ẹ́ rọ́fídọ́ bí àwọn rọ́fídọ́ agbùdàmọ́dàkọ̀ àwọn yóò náà olóòsàlàwọ́ náà mo bá tún gí nígbà pàwọn hindu lé ní àà ah! àwọn hindu yàjàkúyà ẹ̀pẹ́ èyí tí mú bí èmì tí tó lágbàjú kí wọ́n máa ń sìn gbẹ mọ̀lú ẹlùmí ò mọ̀lú nìkan kọ́ lẹ́sìn ní India wọ́n ń sìn gbẹ anyị ah. wọ́n sin abẹ́ ọkùnrin àtàbí obìnrin wọ́n sin nke ìkílẹ̀ yìí sin ọlọ́run ti abẹ́ ọkùnrin àtàbí obìnrin ma tún rí mi lé ní ìkanú àwọn ọlọ́run wọn wọ́n ni mọ̀níyù bá jáde láàrin wallahi ẹgbù ọ̀rọ̀ táwọn èèyàn sọ ń pa ọlọ́run rà mo ní ah, <laughs> àìhùgbà mo ti rí tán alọ́dọ̀ ah, àwọn èèyàn máa ní fámílì ọlọ́run èmi ò mọ̀ fámílì ọlọ́run bàbá ni àwọn ìyàwó ni àwọn ọlọ́run ní gbogbo wọn ah! ọlọ́run pọ̀ ọlọ́run tán wọ́n ní odò kan tọ́lọ mọ́ ń dispose àwọn ọlọ́run wọn sí bẹ́ẹ̀ni ah ọmọ ń dispose tọ́lọ ẹ̀ bá ti da gbó tó bá ti gbó ẹ̀kọ́ lọ mọ́ ń da orí sísìn kan síbẹ̀ mọ́ da oúnjẹ síbẹ̀ mọ́ da wọn kí ní yẹ́lò kan síbẹ̀ mọ́ fi orí gúnbẹ̀ tọ́lọ ìbá ti wá gbó tí wá dọ̀tí wọ́n wà gbéṣẹ́ fún wọ́n gbé kọntrakti fáwọn kọntrakti ọmọ ọmọ ọlọ́run <laughs> àwọn wà bíúdì fọ́ apákì ọlọ́run ti tẹ́lẹ̀ wallahi wọ́n wá tí odò ẹ padà odò ẹ àwọn náà ti wá pọ́ bẹ́ẹ̀ <laughs> èmi ò mọ́ ọgbọ́n náà tàí lè fún sí o lẹ́kí gbogbo ọdún ní tẹ́mù léyá wàhálà mọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin mùsùlùmí àtàwọn Hindu lórí kíni ẹ gbọ́dọ̀ pa màlúù ẹdú ẹ̀yin kọ́lẹ̀ ni mọ́ pa màlúù kí màlúù sọ pé kí má pa fúnra rẹ̀ náà ṣe màlúù lọ́lọ́run ah

tí ẹ ma ń sọ pọ́pọ̀lọ ẹran ni pọ́blẹ̀mù ó ń so ibi tí ṣe ìtọ́nù lè tẹ̀ẹ̀dé ọ́ ara olùmí professor ni o onẹ́sì gbàwọn kí ní ìbọn min ajabi al-ujab wa akbar al-ayati ad-dallati ala dhannun thumma ba'da hadha ghalita fiha kathirun min atfiya'il 'alam wa ukhala'i bani adam illa aqalla al-qalil nínú tí ma ń ṣe ní yíma jùmin ajabil ujab yíò mọ̀ sọpẹ́sì kí ah wa akbaril ayati dallati ala qudratil malikil ghallab nínú tí tí eh, ma àwọn nǹkan tó sì kó kílẹ̀ ó kílẹ̀ gẹ fún àwọn àwàmù tó ti bẹ́ẹ̀ àwọn tánjá òní láàkáyè yẹn mú sí nígbàgbọ́ ẹwọ́ àtàṣẹ fóònù rẹ̀ ẹ tó lè gbé níbi kó lè tó nǹkan bá ìjọ yẹrin mú wà ní mọ́tò ọjọ́ kan à ń bọ̀ wà lẹ́ni ẹni kẹjọ kó kẹni gbogbo àwọn òpá kí ló ṣẹlẹ̀ ó ní àwọn ìbò ìwé rẹ̀ ẹ̀sì tó yẹ́rí ìrìn ó sì rìn àwọn ìbò tó wá tó yẹ́rí yẹn wọ́n gbà pé rìn yẹn ní tó tó àwọn làwọ́ tó àmáyé ìbò sí wá lágbára tó kò sẹ́ tó tó ẹgbù ọ̀rọ̀ fóònù yìí báyìí ta ló ṣe Samsung lè àwọn Samsung ló ṣe àbí ìjọ kí ọpọlọ rẹ̀ ń sọ fún ọ pé gbọba ti rírù nǹkan báyìí àwọn engineers ti ṣiṣẹ́ àwọn softwares wọ́n ṣiṣẹ́ àwọn applications tó ń rí ní ẹ́ gbogbo interface tó ń rí àwọn nǹkan ni wọ́n kọ kì ní kan tí fi ń ṣò mẹ́ ẹ́ gbogbo àwọn bọ́sẹ̀ tó àwọn nǹkan ní ẹ fi kámẹ́rà ìsíbì ẹ fi kẹ́ síbì ẹ fi kẹ́ síbì ẹ fi lè sáàrin bí ẹ jẹ́ kó jẹ́ kọ́lọ̀ yìí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀kọ́ kí wọ́n ṣe wẹ́ẹ̀nì kan náà sí wọ́n ṣe tó wá pọ̀ gbogbo ẹwà jọra wọn lọ irú àwọn tó wá ṣe gùn kan báyìí wọ́n sọ fún yí pé àwọn èyí bá sọ wà yóò bá ṣe wá rí yóò mistake làwà random selection random selection ni kí ní ẹ̀kàn ṣẹlẹ̀ boom ah <laughs> like ẹmọ ìwọ ó ń ṣẹlẹ̀ ó sì jọra wọn lọ like ó ṣẹlẹ̀ ó dẹ̀ jọra wọn lọ kò wá ṣẹ̀ṣẹ̀ mọ́ jọra látẹ̀lẹ̀ lọ it's one jọra wọn láti thousands of years back back ó wọ́n jọra wọn dẹ̀ ní àwọn bímọ lójoojúmọ́ àwọn ọmọ yẹn sì ń jọra wọn lọ ẹwà ń sọ fáwà nínú biology textbook ẹ̀yìn ìgbà náà èyàn ejò tẹ́lẹ̀ bí ewúrẹ́ ló ṣe rí ẹwọ̀n kan ejò bí ewúrẹ́ oná lẹ́sẹ̀ mẹ́rin báyìí ẹ̀rẹ̀ báyìí oná máa ń jó bí màlúù báyìí gbàtẹ́bí <laughs> wá mú ìyàn mú kingdom kò ẹja ọ̀dẹ́ ọmọ ni <laughs> ẹja lásùn tàbí bàbá rẹ̀ lẹ́jà kìí sàwà ẹja bò ẹgbọ́n wọ́n ní pé kí ní pè màálù yẹn ejò bí màálù ló ṣe rí ẹ ìmájì màálù tí ń jọ pínlẹ̀ ráì kò meetings náà àti lòun sọ́nà gbàtí màálù yẹn fẹ́ kọjá ń jọ kan bí á màálù kan ló wà láyé a fẹ́ kọjá ń jọ kan ibi tó fẹ́ gbà kọjá ìwà fún ó wá fún ààrẹ mọ́ bọ̀tọ́ wá fún ààrẹ mọ́ ó wá jáde bó ṣe dejò ó wá gún ẹwọ́ ọ̀rọ̀ ẹ̀yí hmm. eh, ọmọ change díẹ̀ díẹ̀ yẹn náà ń pè ní kí náà ń pè mutation eh evolution evolution yóò mọ̀ evolve yóò mọ̀ evolve wọ́n ni ìwú ẹ̀yẹ ìbáyìí náà oná sọ wọ́n lẹ́ jà ní tẹ́lẹ̀ <laughs> rìwáyà mi wọ́n lè kúté tún ni ẹja dèkúté èkúté wá di kí ni ẹwọ nǹkan náà ẹja dèkúté èkúté dọ̀bọ̀ bọ́ọ̀lù sí sọ eh? orí mi kúrẹ́ta á stop by ó yẹ ká ti máa fò bí ẹyẹ ó yẹ ká ti níyẹ̀ báyìí náà ẹja wa nìkan ló wá change láti jọ ẹja ní ò change láti jọ ẹwọ bí aṣáwá ni wọ́n ok àbò ní manmade ni gbàtà wọn ṣùgbà ẹ̀ ọ̀gá biology ó convince wa kò rí ọkọ̀ mìízo ó fẹ́ convince wa ó ní gbogbo ẹ lọ wo bí ẹ rí pé yóò ní èmi ò rí ìrìn níbẹ̀ rí o ẹmọ̀ kí ní ọ̀nsọ́n tó takò reality fún mi gbogbo àwọn bá jẹ́ nípa kẹsàkò sígúnmẹ̀ ó ní kí ní ìrú wà mẹ́ àà ó ní because e, ọ̀bọ ní tẹ́lẹ̀ ẹwọ tó fọ́dì rí ọ̀sán aláìní ni wá pọ̀lọ̀mọ́kà oríyàn so ẹni tó wá sí ẹrù fóònù tán ṣe mọ́tò tán ṣe aeroplane tí ń rìn aeroplane ń rìn fún 20 hours lórí òfin 10 hours tí ó sì ní fò kí ní ma rí erin tó gbó tó máa tó kóyẹ 1.5 kó lè ma rí lórí òfin irú àwọn tánwà ní ìrùn àkàtẹ́lẹ̀ sí báwọn wọn wá gbọ́ yé pé ọlọ́run ẹyọ kan ló wà wọn gbọ́ pé báwọn ṣe wà yìí báwọn ṣe ní structure ẹgbẹ́ lákàíwá ṣe rí wọn wá gbọ́ yípo lẹ́dà wọ́n ní random just randomly like just random selection kò sí custom kò sí intent kò sí knowledge kò sí planning Ipe nǹkan bá ń fẹ́ kó ṣẹlẹ̀ wọ́n ní ò sí kí ló ṣẹlẹ̀ just some random gases kan lọ bá ìjọ kàbá ta ló dá gas yẹn wọ́n ní pé organic ó jáde láti inú inorganic inu gani kan ni ki lo fa bone life si jade gana a kasa la inu tira won ni awon chemical kan ni pe bia bia bia bi nitrogen abi kini kan ni pe abi ammonia bi kini e kini kan spark join na ibi ti life si jade ni ewo ewu poni life wa jade be ku life gbogbo wa lo le ni wọ́n aláwọ̀ fẹ́ ṣe live dẹni láwọn universities wọ́n bẹ̀ ní Canada bẹ̀bẹ̀ lọ wọ́n fẹ́ ṣe live wọ́n ti sí sí sí sí sí sí àwọn padà sí àwọn ṣe live bẹ́ẹ̀ni débi pé nìsìn àmì àwọn àwọn tọ́bájá wọn olówó tọ́bájá kíní wọn ti máa ṣe òkú mọ́ mọ́ọ̀ṣì bẹ́ẹ̀ wọ́n lọ ń preserve wọn ní wọ́n fresh because wọ́n believe kíta àwọn padà sí live wọ́n wá fi sí wọn lára mọ́ ẹwọ́ ṣe ìtọ́nù sáwọn tó wá gbẹ́dẹ̀bí tán lè sí irú àwọn jihadi hizara ẹnìkan yóò sọ pé ìdàkùn bóò ní ṣe mú fún ìsìnmọ̀ bẹ́ẹ̀ tó wà ní Saudi sọ̀rọ̀ by live ṣe tí má sọ̀rọ̀ yẹn ṣe wáyà kan wà tí ń gbà lọ like same, ah, pipe kan wà tí mo gbé sẹ́lú máa fi ń sọ̀rọ̀ òun náà wá gbé ni àwọn tàwà lè ṣe irú nǹkan very very basic thing yìí ló jẹ́ kí afmọ́ntẹ́nu mọ́ pé kìí ṣe kí bí ẹ̀tò pípọ̀ ọgbọ́n àwọn èèyàn gbọ́jú ọ̀rọ̀ wọn ẹ̀sẹ̀ rí tó wà basic jùlọ ìwọ̀n rí gbọ́yé ní ẹmọ Ọlọ́run bá subhanahu wa ta'ala ni wallah so ẹ jẹ́ ká dúkámọ́ dúpẹ́ orí Ọlọ́run bá subhanahu wa ta'ala tí wọ́n ṣe fún wa ẹ̀sìn Islam yìí ọ̀lá ìwòrè ní kádẹ̀ mọ́ lórí wọ́n ni innal ladhina amanu wa amilu salihat ulaika hum ọ̀dẹ̀ orí báyìí orí odò ní albaharu so albaharu wal baharu sọ́lọ́run ní àwọn ní nǹkan tán àwọn náà fi ń burú jù nínú àwọn tí wọ́n rìn ní orílẹ̀ àmá àtàbá jẹ́ mùmínì tí wọ́n dẹ̀yìn ṣe iṣẹ́ olóore ulaika hum khayrul bariyya àwọn náà fi ń dájú wàfáàzú bí nàími dúníà wà láàkírọ̀ wọ́n wá sí oríire ayá tàbíkìyàmà Allah wọ́n dákùjá sí oríire o jazá'uhum inda rabbihim jannatu adinin ọlọ́wà ní ẹ̀san wọn òun ni aden so uh, janna ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tajri imam sáàdì ní ayi jannatu iqama aljanna tó ikọ́ yóò wà ń bẹ́ tí yóò ní kún bẹ́ mani o la dha'na fiha wala rahim wala talaba li ghayatin fawqaha kò ní sí nǹkankan kò ní sí ìbànújẹ́ ń bẹ́ kò ní sí pé yàn kún bẹ́ kò ní kò ní sí kankan tí yóò máa wá tó ju kí ni yóò tó ju aljanna yìí lọ ní tó wá dùn jù nínú aljanna yẹ o ní ní rírí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala rírí Ọlọ́run Ọba kò sí tó dùn jù torí kọ́lọ̀ tó fún àwọn mùmínì ní access àti rírí Ọlọ́run Ọba Ọlọ́run ti kọ́kọ́ sí àwọn àgbádùn inú aljanna lẹ́ fún wọn ní agbá àwọn Christian tẹ́ máa 72 virgins ẹwàlẹ́ 72 virgins kò sí kíníkà gẹ̀rẹ̀ kan àwọn ọmọ fàfèrè káàkiri tí wọ́n ní igbá owó sẹ́wọ́n tó fọ́nì ní àṣó wà nínú Bible gẹ́gẹ́ fúnra rẹ̀ ó wà nínú New Testament ikí wọ́n ní pé Jésù sọ wípé ẹni tó bá fi nǹkan kan lẹ̀ torí òun ó fi ìyàwó lẹ̀ ó fi dúkìá lẹ̀ ó fi gbogbo nǹkan lẹ̀ sẹ́gbẹ́ 72 virgins ẹmọ́ wá nínú Islam àbí Jésù ni yóò ní times 100 dìrẹ̀ ó ṣe padà tó á jù 72 lọ <laughs> ó padà jù 72 lọ hàn kí ẹ̀yẹ̀ sí ẹ̀yí muslim ẹ̀yẹ́ ní 72 fake bẹ́ẹ̀ ni ṣègbó òfẹ́ àbí inú jahannamu ìgbẹ̀ni yíò náà wà ń bẹ́ ṣe bá yà rí so jannatu adin nínú àwọn orin ẹjíká wo díẹ̀ nú àwọn orin tọ́lọ̀ fún orin aljanna ní Qur'an Ọlọ́run ní pé yubashiruhum rabbuhum bi rahmatin minhu wa ridwan wa jannatin lahum

ọkàn sọ fún pé ẹlẹ́kùn ọ̀n dá òtí pé tọba ọ̀nà àlìjẹ́nà ọkàn òun pé mo fẹ́ jẹ́ nǹkan báyìí kí ni ó sì bọ́ síwájú rẹ̀ kọmọ́rò kọmọ́kànmọ́ kọjá lórí ẹ̀dẹ̀ ọ̀rìn lójú ẹsẹ̀ ni orí báyìí àbí ayétàwà yìí náà prompt ẹ̀yọ̀ kan náà bá ti tẹ prompt ẹ̀dàdà gbogbo báyìí ọdẹ́ ní kó generate image yìí tọbára àwọn video sáwọn yẹn fi v3 àbí kí náà fi tẹ́fin generate kí ni Gemini tẹ́fin generate tí ó lóòrùn pàá ẹ́dàpọ̀ ayílàwà yìí nẹ̀fà ọkà ní ó yá generating kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò sì generating fún olójú ẹsẹ̀ láàrin seconds a whole website yóò create for news Allah akbar ẹwùn kan báyìí ayé làwà yìí kò yé wọn lọ́lọ́bí sọ Kùránì wà fí àfúsìkún afàlátúbẹ̀síkún ẹwọ́rú ẹ̀mí ara yín sí ẹ̀rí náà ni ara wa lásán gan ó tó òkè ẹ̀mí ń bẹ lára wa ibùlẹ̀ ní ẹwà pàtó dé nìkùsẹ́ tó mẹ́ nǹkan pọ̀ tó pamọ́ fún àná tó bá wà lójú orin bọ́lọ́wà reality sí pamọ́ fún àwọn àjẹ̀nú àtàjọ ń gbé bẹ́ ní university bá àwọn àjẹ̀nú lójú kó ń bí tajọ wà ń bí bá àmọ́ olè rí wọn reality ọlọ́run tó wá dá gbogbo ẹ̀ ó wá ń sọ fún ọ wípé nǹkan báyìí báyìí kìí ṣeré àwọn èèmọ̀ tẹwàrí kìí sọ nìkan lọ láti ìlú o àwọn èèmọ̀ wá ń bẹ bá mú sí ẹni tó bá nílà àkáì sí díẹ̀ tó ti rí kò tó láti gbà yókù díẹ̀ tó kọ́kọ́ rí ẹgbẹ́ ah ẹlẹ́ nìkan hadha khalqullah tó bá dé tó bá kí lẹ́ pé tí ẹ bá rí àwọn nǹkan mí bí ẹ̀yìn bá wọ bí ẹ̀wà ní aeroplane ọwá rí bí sánmà sí tẹ́lọ hadha khalqullah ẹwẹ̀dẹ̀ ọlọ́ọ̀bà tó bá ráwọn àpáta míì tó bá dáàmì tó ti ráwọn clean forest like àwọn ẹ̀dẹ̀ ọlọ́ọ̀bà yẹn yóò àmọ́ jí nínú ọkàn pé ah wallahi ma khalaqta hadha batila ọlọ́run like yẹ̀kín yóò mọ̀ wà ẹsì yálọ́mọ́ kí ní kọ̀wọ̀ mùsùlùmí ò gbọdọ̀ kú lórí sákì kèfèrí ní ọ ọlọ́sọ̀ al-Qur'an innamal mu'minuna alladhina amanu billahi wa rasulihi thumma lam yartabu lam yartabu ay lam yataraddadu ọmọ ah sí kìí sí wà báyìí kí ló tó ń dáàtọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala hal ata ala al-insani hinun min ad-dahri lam yakun shay'an madhkura ìwọ̀tọ̀ exist tẹ́lẹ̀ wọ́n tọ́lọ̀ ń dá láti bí nutfa amshajin ẹwùn kaban àtọ̀ wọ́n gbà sára obìnrin ẹ́ ìwọ̀lọ́wádẹ kọ̀símù bínú sọ́lọ́ ọba ọwádẹ tí wọ́n ń jí ẹ̀bọ̀ lọ́lọ́ pé ah ọṣù ọ̀gbó wá ah ọṣù ọ̀gbó tún mi ní gbọdọ̀ ní al-imanu thabit ojoojúmọ́ gbogbo ìṣẹ́jú gbogbo sẹ́kọ̀ndì ní kí ẹ ma áhádà ìmáni ṣètọ́nù lè gbà láàrin ìṣẹ́jú kan kódà láàrin mọ́ bí sọ mọ́ fi nílẹ̀ mọ́ dá sọ tó bá ń wọ́pá wọ́n lè mọ́ dá sọ wẹ́ pé wallahi yamọ̀kì àmọ́bẹ̀ àyàmbẹ̀nù sàárì gbádùsí bẹ̀nù sàárì ọlọ́run bá ń bẹ ah in tí ọlọ́run ni ó ṣẹlẹ̀ lẹ́yìn okú òdodo ni inna wa'da Allahi haqqun ìlérí ọlọ́run bá òdodo ni fala taghurrannakum al-hayatu dunya wala yaghurrannakum billahi al-ghurur ẹ má jẹ́ káyé tàn yín ẹ má jẹ́ kí ṣe ìtọ́nù tàn yín so jannatu na'im tajiri min tahtiha al-anhar táwọn akéré ma dò àwọn ọlọ́run ròyìn Jannah pẹ̀lú like normal like bí the, the most beautiful thing àmọ́ kò lè yí ọ àbútọ́bá tó wọ́bẹ̀ tajiri min tahtiha al-anhar táwọn odò ma flow láwọn abẹ́ẹ̀bẹ̀ àwọn bí tí yíò ma wà èyí ma rí àwọn orísìísí àwọn ìmọ̀ ọlọ́run sọ ní Qur'an mathalul jannati allati wu'ida al-muttaqun fiha anharun min ma'in ghayri asin وأنهار من ماء من لبن لم يتغير طعمه وأنهار من عسل من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ọlọ́run láwọn odò tó yí pé milk yóò máa flow yóò máa sàn báyìí àwọn odò tó sì pé oyin kì ń sunyin ayé àwọn odò khamru tí ó máa flow àwọn odò tí ó funfun tí ó neat àwọn omi tó bá mú ọ̀ nígbẹ̀gbẹ̀ mẹ́ àmọ́ máa mú ní mú pọ́mọ gbádùn rẹ̀ lọ́nà ẹ̀ ọ̀sìnétọ̀ kò sí ní súwọ́ ah, gbogbo èyàn ayé lè yíò wà kí ni ìgbádùn ayé lọ́lọ́fún mọ́ sọ́nà kòrán ìgbé kí ni ìgbádùn ayé kọmpíẹ̀ sálì kìyàmà ìlà kàlíl ìgbádùn kínkíní ìgbádùn tó bá gbájú holland tó bá mú nǹkan tútù nǹkan dúdú jù diabetes lọ fi ń ṣeré wọ́n padà gé ẹsẹ̀ rẹ̀ dànù náà ni <laughs> tọwọ́ tún gbádùn jù ọtún mú nǹkan dúdú jù ó gé ẹsẹ̀ rẹ̀ dànù ní ọlé ní cancer of the heart cancer of the brain cancer of the kidney ìgbádùn bẹ̀ yóò sí ń bẹ̀ tó bá lọ tó bá lọ jẹjẹ kú jẹjú gáà wọ́n fẹ́ lọ gbádùn nítorí ìgbádùn ayé a ní à ah, máa lọ shoprite máa lọ jẹ gbogbo gbádùn yìí lọ jẹ gbogbo oúnjẹ tó wà ní ọ̀rẹ̀ tán ibẹ̀ ọkùnkùn jìnà sí uith wọ́n kàn máa gbé ọlọ straight náà straight UIT ní straight ẹwù gbádùn ayé ìgbádùn alìkìyàmà àwọn èèyàn ó máa jẹun mú kò sí toilet gbogbo tí ma ń ṣẹlẹ̀ láyé lẹ́yìn ọjọ́ kò sí kò ní súyẹ̀ kò ní ọ kò ní sẹ́kẹ́ bí toilet kan wà ó ṣe tó ọlọ́ọ̀bá ṣètò bẹ̀rún kò sí haramu ń bẹ kò sáburú ń bẹ kò sí gọ́ọ̀lù ń bẹ kò sí hekido ń kò sí hasadu ń kò sí bínú ara ní kò sí kòrìrẹ ní ń bẹ ikhwan àwọn alal haraik yandurun lórí àwọn àga ńlá àwọn eh àwọn gulam mukhalladun àwọn mọ̀kátó kọ́lọ̀ ń dá ni àwọn náà ma sáàbùn wọn káàkiri nínú rẹ̀ na'imun mukim yíwa ma ẹ̀wọ̀n tó fọ́nà yíwa ma haisi àháì yẹn wá ní kòwá ní ní àyà kòlópè Ibn Qayyim ń sọ̀rọ̀ kan ní alẹ́ tó bá nílà àkáyì kò lè lúzi ohun kaba ìtorí ayé tó bá gbọ́n tó smart tọmọ tó ń ṣe o lè wá lúzi ilé ta ń sọ yìí nítò ókè sí báyé tó ń wáyé ìtẹ́ bí ọfẹ́ gbádùn náà ní náà bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ àwọn ní pé gbádùn kan bẹ̀m̀bìkà àmọ́ kà díẹ̀ látọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ intas ní ọ̀sẹ̀ yìí náà kí sí pọ̀ tún ní gbádùn ayé náà ẹwù kaba ìbà fún ẹlòmí ń bẹ àwọn ẹ́yí wọ́n gbọ́n ní ọ̀rẹ́jísítà fa tẹ́kọ́lọ̀ ní pé ya 100 billion trillion dollars lọ́fi rẹ́jísítà ní òun lọ́fi ní ọlọ́run owó tí rẹ́jísítà náà mọ̀ owó wà owó ìmọ̀gbùrọ̀ rẹ́jísítà ní jẹ́nà wọ́n ní ọ̀rẹ́jísítà wọ́n ní ọ̀sìn lọ́wọ́ba nígbàgbọ́nù ọlọ́wọ́ba tẹ̀lé ànẹ́bí rẹ̀ sallallahu alaihi wasallam wá dúó dédé gbogbo tọ́lọ̀ tàbá sí bẹ́ẹ̀ àwà gbádùn ayé yóò tún àlọ́gbádùn àkíyàmà so àwọn kan bẹ wọ́n gbádùn ayé dáadáa wọ́n tún àwọn náà jẹ́nà láìsí sí wọn ayé wọ́n nara tán àwọn kan sì ń bẹ ó di orí gbúyà láyé wọ́n tún lọ kọ̀tínú yàmà kíyàmà àmín sí bẹ àwọn so yawon kiyama ta sọ in tó wà ní kìí ṣe tó doubt kò sí doubt ara bó ṣe lè doubt pa wà nínú ọ̀rọ̀ lẹ́ta wà lẹ́ni lálẹ́ta wà lẹ́ni bẹ́ẹ̀ ló ṣe lè doubt ẹ̀ innahu lahaqqun mithla ma annakum tantiqun aljanna tó promise wà náà dùn so ẹn tó bá jẹ́ láàkáì al-labib yóò mọ̀ síṣẹ́ kalẹ̀ dé ìjọ ẹ̀ as-safih wọ́n mọ̀ sí nǹkan tó gùn tí so radiyallahu anhum wa radu anhu ọlọ́lọ́ yọ́nú sí wọn àwọn náà sì yọ́nú sọ́nà bá dhalika liman khashiya rabbahu ọ̀rọ̀ ta wá sọ tán yàrí jẹ́nà yóò kù sẹ́ni tí ó wà rí o àfi tó bá bẹ̀rù ọlọ́wọ̀ bá rẹ̀ dhalika liman khashiya rabbahu yẹ wà àwọn tó bá bẹ̀rù ọba wọn allahumma ja'alna min ibadika al-khashi'in allahumma ja'alna min ibadika al-muttaqin allahumma ja'alna min ahli al-janna wa min ahli as-sa'adati fi ad-dunya wal akhirah wa subhanaka allahumma wa bihamdik ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik okay iberi na'am na'am wa antum bẹ́ẹ̀ bẹ́ẹ̀. oyin ṣe gbò technology tàbí ìgbò bá ṣe sígbẹ̀ lè yíò máa believe ní tó wá jẹ́ pé bí i tó wà zọ́hìr oní pé kò sí nǹkankan tó wà ń bẹ kí n pé bí i ṣe ìrùn àbẹ̀ tó wà zọ́hìr ní ẹ̀fílẹ̀ lórí zọ́hìr rẹ̀ ilé tẹ́ǹsọ̀ yìí na mọ́rí pé kí náà pé ẹni tí wọ́n mú fáìlì látòrí fún yóò ṣe báyìí ó ti kọ́pì báyìí yóò ṣe mú sọ́rọ̀ yóò ṣe báyìí ó ti paste ní lórí eh, kínan pé iPhone tẹ́bá lo iPhone àti Mac ẹ lè kọ́pì lórí phone ẹ dẹ̀ paste sórí system orí phone tẹ Ctrl C o ẹ dẹ̀ tẹ Ctrl V lórí system ọwọ́ onáà ni ọwọ́ iná ni mọ́ ẹ̀ṣẹ̀ rí lápẹ́ ọwọ́ ẹ̀fà báyìí bí sẹ́ndà náà ni tẹ́kẹ́ sẹ́ndà sí fílẹ̀ bọ́ síbí ṣe bá yà rí so kò èyí kò ó sì wà ó sì wù ó sì ó lálàyé ó lálàyé kì í sí dẹ́ tán bá ti ní kó yá ẹ̀rọ pọ̀ fọ̀kan lẹ́fì sí o <laughs> ike ni ya ọwà fọ́gbọ́ ní gbọ́ ìwà gbọ́ mm. ṣe so kò sí nǹkan tí ó wọ́n bẹ̀rọ̀ lọ́wọ́ Yes, multiple times. what you mm, want to eat? Ajiyam. Muhammad Dank, oh Muhammad Dawala. That their time. agún ní pé ah, ẹnìkan sọ fáwọn ìdíkù Sheikh Al-Albani wọ́n ká odidi library kẹta kìí ṣe library kéré o kìí ṣe library eléyìn ṣe library o library ìlú ni o library ayé ni o mọ́tàbàtàn ìrìyà wọ́n mọ́ ọkùn bí ẹkàtà bí ẹmẹ́ta multiple times not once multiple times gbogbo kútùbù ẹ̀ àtàwọn manuscript wà mẹ́wọ̀ àwọn mọ̀kọ̀tọ̀tọ̀ àtọ́kùnwọ̀n tí print tí write ni ó wà mẹ́wọ̀ ọmọ jò kìí látàrọ̀ wọ́n ní pé ṣe wáyé táwọn yóò lò só yàtọ̀ sáré tí wá ní in tó ṣẹlẹ̀ ní pé baraka has been removed from our own dealings our own things due to see the more sins become many the more baraka we remove from the society and the, the prophet sallallahu alaihi wasallam said kò sí gbàkan tí ó wà tí bá sí gbà tí wà lẹ́yìn rẹ̀ o máa worst gbà yẹn lọ so when the time comes the time after it will be worst so ibá there are times people memorize 100,000 ahadi perfect memorization gẹ́gẹ́ bí ayé ma mil tí ó kà fún 100,000 ahadi today to memorize 100 ahadi lásán problem ni pẹ̀lú ìsinadi ni o So it's it, like when the sins becomes many, the barakah will be taken from the atmosphere. So everything will just be nonsense. But notwithstanding, a student of knowledge can still strive to achieve a great level. And there's something I've heard before that, okay, if we can't meet those that come before us, then those that are coming after us should not meet us also. Tábàlì bá wọn ti wájú, ẹ̀yà àtẹ̀yìn náà gbọdọ̀ abáwà náà. Khalas ìtú ẹni pé also you also strive to the peak eh, of your capacity or capability so you strive to the peak okay daily I can read for two three hours do not read less than that three hours if you can do two hours three hours do not do less if you can do eight do not do less and those things they are not something that was done in a day it was over years. For example, Sheikh Al-Albani rahimahullah, he started attending the Maktaba Tahiriyya while he was like 22 or 20 something years. And he died around 78 or 70 something years. Like, and he was constantly inside, in that lab, inside the library. Constantly. So, and he, he has a shop. He, repair what, he repairs what is. náà ni, inú lágbé ẹ̀nà tí ń kọ́ sílásì lòhúdà wà náà ẹnu ìgbà tó yá mọ́ padà ń jáde mọ́ lọ sí lectures bí kátàbù lọ Ubad kátàbù lọ sí Imarat gbàbí kan àti pé wọ́n pè wọ́n ní jami'a islamiyya kan sometimes àwọn gbà yẹn ó ti pẹ́ wọ́n ti ṣiṣẹ́ à ni wọ́n ẹmọ iṣẹ́ tó ní agbá ni sọ̀hí sunan àbídáwù sọ̀hí sunan tìrìmìtì gbogbo àwọn sukútù bẹ̀ẹ́ náà kọ sọ̀hí wọn náà alábùn mú fọ́n sọ̀híwò alábùn mú fọ́n kútùbù gbogbo àwọn kútùbù ẹ̀wọ́n ṣe tàkíkù gbogbo ẹ̀ àwọn kútùbù àwọn àfá pọ̀ tó pàwọn náà gbé jáde náà ṣe tàkíkù ẹ̀ náà ọ̀dẹ̀kan ní ta ní alìbá ní iṣẹ́ wo ló sì iṣẹ́ wo bàbá rẹ̀ sí ọmọ ọ̀sán <laughs> iṣẹ́ wo bàbá ti ẹni ta ní bùnbáàzì àwòtẹ̀mọ́ bùnbáàzì abdulaziz bin abdullah bin baz lánà àwọn ọmọ boom, baz kọ so that Sheikh Al-Albani rahimahullah used to repair watch that's his work and there's something I've heard about Sheikh Al-Albani that he said he give thanks to Allah that he did not learn carpentry because his father is a carpenter and he used to take him to work sometimes but later he said I'm not so because that carpentry work will take all his time and there won't be time left for knowledge so but he's in the shop repairing watch customer to do something like you have shop now they do shoe uh -huh. customer first, you kíní tún gbé tí àrẹ gọ́yá tún láì continue make sure you are doing something always you are, you are, you are doing something you are doing something can open a book okay okay okay, okay. ẹ fẹ́ ra nǹkan báyìí ó yá ẹta mm. before you know it you finish a book like between a period of time So it is al-himma, al-himma, al himma to Al-himma. What is himma? Like, uh, is, no, no, no. Determination. Determination. When you are determined to do something, inshallah, uh, you pray to Allah, Allah will give you tawfiq. So Allah, Jazakumullah khair. So,

والبنين والقناطير المقنطرة من الذهب ولغير الذهب àti fiddan ẹgbẹ́ dàlóhun ọlọ́run fi ń zá mọ́ ipé ibẹ̀ ma wáyé káàkiri awárádìí tó nípa ọkùnrin ọ gbọ́dọ̀ ló góòdì àti silver ẹgbọ́dọ̀ fi ṣe sọ rá ní pé lóòtọ́ àdíṣẹ́ ń sọ híò àmọ́kùnrin sọ pé zúyìnà dìnnà sí àwọn sọ pé kó lásọ ọ̀tọ́ wáyé asọ́hùn kitab badal Qur'an onísọ̀rí Bukhari iye ò sí iye ò kèkí ṣe tí ma ta ń sọ ní ẹ pẹ̀lú tí àwílé yìí sọ iná sọ ní pé Qur'an kò sí tíra kaláyé tó lálàáfíà tó Qur'an lẹ́yìn náà ló wákà Bukhari lẹ́yìn náà ló ka Muslim ẹ́ bọ̀ ta wá fẹ́ lo wa ma yantiqu anil in huwa illa wahyun yuha so tó fẹ́ lo kùránì wà lọ pé kùránì sọ ọ́fìkù hmm, ọ́f méjì gbọ́ra wọn yé ni torí hadith ni ó ṣe tafsiru kùránì so ibá yàbí so ìtumọ̀ tán sọ yẹ náà gbogbo nǹkan lílé yìí tí kó síbẹ̀ èyí tẹ́ sọ tó kéré gbogbo nǹkan felix ti kó sí gbogbo hududu allah ló ti trespass alayhi min allah ma yastahiq subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum